الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala atọrọ alikun kí a ti gẹ fún annabuwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam hadith èyí tí ó kù tí a fẹ́ mú níbi ọ̀rọ̀ iqama àti níbi ọ̀rọ̀ al'adhan wani hadithu anas radiyallahu anhu qal umira bilalun an yashfa al'adhana wa yutira al'iqamata illa al'iqama ya'ni illa qad qamati as-salah muttafaqun alayhi ولم يذكر مسلم الاستثناء وللنساء أمر النبي صلى الله عليه وسلم بلالا nínú àwọn àǹfààní tá lè mú nínú hadithi yìí ó ní pé àkọ́kọ́ ní pé ìtumọ̀ hadithi ni pé Ànábì pa Bilal láṣẹ ní pé kí tó máa ti fẹ́ pè wọn ká máa ṣe ní méjì méjì ká máa ṣe ní ayi Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la so um, àwọn ilé àti ṣàlàyé síwájú insha Allah nípa àwọn ọ̀rọ̀ yìí tọ́yìb masala èyí tó ká múlé ní inṣá Allah aha oní ni hadithu Abi Qatada radiyallahu anhu abi hadithu abu hadithu jabir bin samura radiyallahu anhu qala صليت مع النبي صلى الله عليه وسلم العيدين غير مبرو ولا مبرتين بغير أذان ولا إقامة رواه مسلم حديثي حديث جابر بن سمران أني أنكي وعيد بلوى النبوة محمد صلى الله عليه وسلم mọ̀bùrọ̀tẹ́ ó ní ìdí méjèèjì ni o rọ́yìnrọ̀ mọ́bùrọ̀ wà lá mọ̀bùrọ̀tẹ́ kìí ṣe kan kìí ṣe méjì mú kírun ìdí pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam a sì kírun ìdí kò sì sí nǹkan tán pè ní ìkọ́ọ́mà àbí kan pè irun adhan ni ó wà kíyàn wá fẹ́ kírun ìdí àbí èyàn fẹ́ kí kíyàn wá ní kọ́yá kí wọ́n ṣe ìkọ́mà kò sí nínú nǹkan tí annabuwa muhammad sallallahu alaihi wa alihi wa alihi wasallam man ṣe ní ibn al-qayyim na fi sọ níbi alhaji wani kana a sallallahu alaihi wasallam idan ta'a ila al-musalla fi salati al-eid salla min ghayri adhanin wala iqama wala qawli as-salatu jami'a fa sunna alla yuf'alu shay'un min dhalika wọ́n nínú tó gbajúmọ̀ nínú mọ̀nà nẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ní pé tó má fẹ́ lọ kí ìrun eid wọ́n mọ́ ń kírun láì ní pè ìrun láì ní ṣe ìkọ́mà wọ́n yìí sì kí jami'a a ti pé anything tó jọ lẹ́yìn kó ní kálukú máa ṣe at-takbir at àti gbogbo ẹ̀ títí tí wọ́n fi dé eid ẹlẹ́ẹ̀kejì ni pé alhikmatu fi adami al'adhan lil'idin wallahu alam anna dukhula waqtiha yashtahiru bi thubuti dukhulihima wa anna waqtahuma mahdudun wa ma'lum wọ́n nínú hikma tó ọ̀rọ̀ nìkan ló nímọ̀ jù tí wọ́n kí fi ń pè rún ríìdì o ní pé àsìkò rẹ̀ gbajúmọ̀ ń kálùkù ti mọ̀ pé àárọ̀ báyìí lọ kí ríìdì ni kódà wọ́n bá mọ́ máa àsìkò wọn bí dọ́pt ọlọ́n ti máa jẹ́ wà màálù gba ó dà pọ̀dù kékeré aran yóò ti gbajúmọ̀ káàkiri pé time by lamanki a sáàmà pé ọwọ́ àrọ̀ náà ni so kò tún ní bùkátà sí pé katun lima kalọ̀mọ̀ pẹ̀lú wala adhanu lọ́gọ́rọ̀ dominu ìrìlám bidu kólìlwàtí wa húnà annasu laisu bi hajjatin ilal ìrìlám bidu kólìlwàtí wa laisu fi hali agọ́fla anisola watiya in tó wá ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ ìdí ni pé àwọn ọ̀rọ̀ yòókù ẹ̀yẹn lè máa ṣe nǹkan mi gbà tó wípé ó wà mọ̀ṣù oníkálùkù mọ̀ pé sunday báyìí lọ́dún oníkálùkù ti mà látijọ́ igan sunday lọ́dún jọta ti àti mọ́jọ́ tí wógun arafa wọn láfi mà so sunday lọ́dún oníkálùkù fi sọ́kàn sunday lọ́dún sunday lọ́dún sunday lọ́dún so díjọ sunday kò tún nídìí kan tún ẹ̀sẹ̀ mọ́ sọ pé ìrun straight ó yẹ kó lọ الأذان والإقامة لا يشرعان لغير الصلوات الخمس المكتوبة فلا يشرعان لا لنافلة ولا جنازة ولا عيد ولا استسقاء ولا كسوف ìrun kí náà ń pè ní ìrun pípè ní àti ìkámà wọn ò ṣe méjèèjì ní ṣẹ̀ríà fún wa níbi àwọn tó bá ti yàtọ̀ sí ìrun wákàtí mara àwọn tamanki ìrun tó bá ti yàtọ̀ sí ìrun mara àwọn tamanki ẹnkọ́ wu àti ìrun pípé kíná gẹ́gẹ́ bí àwọn náfílà ni gẹ́gẹ́ bí janaza ni gẹ́gẹ́ bí ìdì ni gẹ́gẹ́ bí istisqa'u ni ìrun ta mọ́ ń kí ta mọ́ fi ń wá òjò gẹ́gẹ́ bí alùkùsúfù ni èyí tí a mọ́ ń kí nígbà tí eclipse bá ṣẹlẹ̀ kìkín kò àmọ̀ṣòrò kíyà pé ثم أذن بلال فصلى النبي صلى الله عليه وسلم كما كان يصنع كل يوم gẹ́gẹ́ bẹ̀yìn bẹ níbi àdíthù Abi Qatada radiyallahu anhu níbi àdíthù tó gùn tí wọ́n nàárẹ̀ tí wá nípa yí pé báwọn ṣe sùn gbàgbé nípa ìrun wọ́n wá sọ ń bẹ̀ pé lẹ́yìn ìgbà yẹn kọ́ Bilal wá pè ìrun gẹ́gẹ́ bí ó ṣe máa ń ṣe ní ojoojúmọ́ ìtú ẹni kí Bilal tí wa ma'ruf ipé huwa al-mu'adhdhin huwa alladhi yu'adhdhin gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kínàgbé Abu Mahdura àti kínàgbé ibnu Ummi Maktum haulahi mushtahira àwọn tàbí ilé ni ma ń pè wọn bí ilé ni ma ń pè wọn ilé ni ma ń pè Bilal àwárá Madina Abu Mahdura àwárá Makka àwọn alábìnrin a ma ṣe takbir wọ́n dẹ̀ ma sọ Allahu akbar lẹ́rin ẹ̀kan láì ní rípítẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n ni walahu an Jabir radiyallahu anhu annan nabiya sallallahu alaihi wasallam atal Muzdalifa fa salla biha al-maghriba wal isha'a bi adhanin wahidin wa iqamatayn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni láti ọ̀dọ̀ Jabir àdíṣẹ́ tún wáyé pé annabi sallallahu gbàtán dé Muzdalifa gbàtán dé Muzdalifa a wọ́n ṣe kí ni o fasalla biha al-maghriba wọ́n kí maghrib ní muzdalifa wal isha wọ́n kí isha náà ní muzdalifa pẹ̀lú àdániyẹyọ kan àti ìkáàmà méjì ayi wọ́n kí pọ̀ ní wọ́n kà pè wọ́n yọ kan wọ́n sì ṣe ìkọ́mà méjì ìyẹn ní muzdalifa ok walahu an jabir radiyallahu anhu gẹ́gẹ́ bẹ̀ látọ̀dọ̀ jabir radiyallahu anhu ó ní jama'a annabiyyu sallallahu alaihi wasallam بين المغرب والعشاء بإقامة واحدة إكي النبي صلى الله عليه وسلم وسي جمعو وكي مغرب àti ìṣà wọ́n kí pọ̀ pẹ̀lú kí ni ìrun púpé pẹ̀lú ìkọ́mọ̀ kan bẹ́ẹ̀ ni wọ́n náà kí maghrib àti ìṣà wọ́n kí pẹ̀lú ìkọ́mọ̀ kan wal hadith sahih nínú ẹni wazada abu dawud ai ìtú ẹni kí wọ́n fi ìrun pípé wọ́n ṣe ìkọ́mọ̀ fún òkan wọ́n wá ṣe ìkọ́mọ̀ fún ìrun ẹlẹ́ẹ̀kejì ẹka wà mọ̀kẹta lè nínú hadith yẹn nínú ẹni mashru'iyyatul adhan wal iqamati lis salati al fa'itati bi nawmin ìtú ẹni pé àṣẹ ó wà mashru ó jáza kíyàn pé òun kíyàn ṣe ìkámà kódà fún ìrun tó bá bọ́ fún yẹn ìrun tó bá bọ́ pé almansiya irú ẹni bí a kíyàn gbàgbé fayo adìnú láha wà yóò kọ́ mú lè annaha laysat qada because kìí ṣe qada time náà ló ń kíyẹ ìgbà tó rántí yẹn náà ni wà innama hiya àdá so ìtumọ̀ ni pé ìrun pípẹ́ àti iqama mashru'ani ada'an oye bá yà bí mashru'ani ada'an amma al-adhan la yushra'u

kọjá ó padà wá rántí ànábì ní kó kí nígbà tó bá rántí yẹn ka òun náà ni ka fara rẹ̀ hadithin bẹni sahih bukhari àti muslim nínú hadithu abi hurairah radiyallahu anhu àwọn náà sọ pé man nasiya salatan falyusalli idha dhakara fa inna allaha qala wa aqimis salata li dhikri ẹlẹ́kẹta tẹ́lú nínú hadithi ni wípé ẹlẹ́kẹjì nínú hadithu jabiri ta kàsíwájú yẹ dalilun ala anna salataini al majmu'ataini fi waqtin wahidin lahuma adhanun wahidun wa iqamatan لكل صلاة إقامة وهذا براجه في الروايات وسيأتي الخلاف wọ́n ní nínú hadithi jábìrì ta kàsíwájú rẹ̀ o ní pé sọ́látù méjì ta máa ṣe jámù rẹ̀ a àdánù kan ló ní àti ìkọ́mà méjì lèkó wà each of them ní ìkọ́mà wọ́n lè lè dẹ̀lúwà rọ́jẹ̀ dó khilafuwa ní ibibẹ̀ náà ẹlẹ́kẹta ni pé fíhì dalilun ala anna sọ́látà al وإن يجهر فيها بالكراءة فإن القضاء يحكي الأداء في أغلب سواره ولقوله في الحديث فصلى النبي صلى الله عليه وسلم كان كما كان يصنع كل يوم ومثله صلاة النهار تصلى بالليل كما تصلى بالنهار in tẹ́ ṣàlàyé fún àbí ní pé ìwọ̀n ọ̀sán tẹ́ ń bá gbàgbé ìyẹn padà wá ń kí ní òru bí ẹ̀ṣẹ̀ mọ́ kí lọ́sàn náà lè yíó ṣe kí gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni òru tẹ́ ń ń kí lọ́sàn bí ẹ̀ṣẹ̀ mọ́ kí lè yíó ṣe kí ẹn pé wọn ọ̀sán láì kí n kí ó jákè ìwọ̀n òwú lámọ́ sí kí ni wọn lámọ́ kí ó jákè so ìtumẹ̀ ni wípé lẹ́yìn ṣe máa ń kí irun tó bá gbàgbé tó bá fẹ́ san padà ńkọ́ kàmá káánà tù sọ́la gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èyàn ṣe kí wọ́n ni wà fihi dalilun ala anna an-na'ima 'ani s-salati ma'dhurun ma lam yattakhidhi an-nawma 'adatan yufawwitu 'alayhi s-salata waqtaha nínú ẹ̀ ní pé ẹ̀rí wà pé an-na'ima 'ala èyàn tó bá sùn gbàgbé ìrun ó wà ma'dhur ó ní udhur kìkí ń ṣe ẹ̀ṣẹ̀ àyàfi tó bá ti sọ́ di àládà ojoojúmọ́ ni ma ń sùn gbàgbé ìrun tí ẹ̀ ilé ìkọ́ wo nǹkan tí ó wà òkè ni nínú ẹni pé wà fihi dalilun ala anna salata al-maqdiyata tushra'u laha al-jama'atu al-kalim adda ìtumọ̀ ni pé ìrun ta bá fẹ́ ṣe qada'u rẹ̀ èyàn lè kí ń jama'a náà ta bá pọ̀tàjọ miss ìrun yẹn èyàn lè kí ń jama'a a kí kínan pé gẹ́gẹ́ bí èyàn sì kí ní ìgbà tí yíò bá sẹ́yìn mú tó akíbí ya normal time náà ni wallahu a'lam náà nínú ẹni hadithu ibn umar radiyallahu anhu wa aisha radiyallahu anhuma qala qala rasulullah sallallahu alaihi wasallam hatta yunadi ibn asbahat asbahat muttafaqun alayhi wa fi akhirihi idraj wọ́n ní hadithi látọ̀dọ̀ ya ibn Umar radiyallahu anhuma ti yawa Aisha radiyallahu anhuma àwọn méjèèjì sọ pé ànábì Muhammad sọ pé sallallahu alaihi wasallam Bilal oníkó ma pèrún ní òru ẹ́ tẹbá tí wá gbọ́ ìrun Bilal ayé ìrun pípé àkọ́kọ́ tẹbá ti gbọ́ ìrun pípé Bilal ń wu fakulu washrabu ẹ máa jẹun ẹ máa mutí ẹ máa mú lọ́wọ́ títí tí ibnu ummi maktum ò fi pè wọn tí ibnu ummi maktum bá ti wá pè wọn ẹ wá stop ẹ má jẹun ẹ má mú ma kí ni di fa innahu aw kana rajulan a'ma la yunadi illa idha qila lahu aw hatta idha qila lahu asbahat asbahat kèkí ń pè wọn àti tó bá tó sọ pé ilẹ̀ tí mọ̀ ilẹ̀ tí mọ̀ orí náà

náà ẹlẹ́ẹ̀kejì ni pé àdẹ́ eléyìí ni kìí ṣe owó kí ẹ̀ ní àwọn méjì tí wọ́n ma pè wọn kìí se owó oye làdáni ta ma jẹ ìwé aka ma jẹ làdáni ma pèpèpè káàkiri ma sọ gbò rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ so la abadan òun náà ni pé èyàn tó bá ti èyàn tó bá lè pè wọn dáadáa tó wọn yẹ jákè ẹ́ tó yóò sì pè wọn yẹ tí ó ní ṣe un yà kí náà ń pè minal adá ilà hasana kẹba ìsàlàyé sẹ́yìn kí kí ó kàn ìdí ma pè náà pé Allahu akbar Allahu ara kama ń gbogbo mara mọ́ra tó bá kù pé ó látò sínú hó wọ́la tẹkùrùgbòhò tó bá ti àsánà àwọn pípé ìfilẹ̀ àhádà lè sàbì ìṣìkà ya àhádà fanderije so bó ṣe rí ni ẹ̀ èyí ó mọ́ pé dáadáa èyí ó ma wa alfáàdù yẹn èyí ó mọ́ wí àmì afẹ́ nìkan jóyè ẹn bàbá làdáni ni inú àwọn fámílì àwọn àlégbà làwọn náà wà so àwọn náà gbọdọ̀ lóye kan mọ́sálásí èyí káwá sọ gbogbo àwọn ìtọ́ka mọ́ fi sẹ́sìn ọlọ́ọ̀ba káwá sọ́dọ̀ oyè oyè ìdílé oyè kìíní kan oyè kìíní kan bàbá àdínì bàbá kìíní kan ó gbélé yóò lásán ni wọ́n kàfí wọ́n fi ń tàn wá lásán ni èyàn bàbá aládání tí ò lè pé ha ó ní sọ pé hayya alásàlá yà máa hayya à hayya bó ṣe hayya lọ́lọ́ bá ní hayya náà àbí hayya à hayya bó ọfẹ́ sọ àwọn èèyàn ni almuhim ò ní pé àbáwọn tí wọ́n mọ́ ahkam tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrun pípé àwọn tí wọ́n mọ́ mẹ́sẹ̀ ń wo alfajuru sadiq wal alfajuru kadhib ìrun pípé ọ̀lọ̀pọ̀lọpọ̀ fi ń gbáwẹ̀ báyìí fà ẹlòmí táìmù ti ń pè alfajuru al-sadiq gan táìmù ta sí lè mọ́ jẹun ni before alfajuru al-sadiq táwọn mọ́ ti so kínìdí oníkàlùkù kan fi àìmọ̀ kan ọgbọ́n orí àti scope òun lákàfí ń sí kọ́lọ̀wà kó foríjì wà kó gba àwọn ìbàdá ti wà ẹlẹ́ẹ̀kejì ni mashru'iyyatu fi waqtin khasin ma'lum li yu'lama waqtu adhan hadha min adhan ti wá ní àwọn méjì tí wọ́n gbé síra wọn kó jẹ́ pé lè kẹ́tìmọ̀ pé tẹ́lẹ̀ bá ti pè rún bóyá wọn fàájì rẹ̀ báyìí ilé ni mo ń pè àkọ́kọ́ ilé ni mo ń pè ẹ̀kejì tó bá ti gbá àkọ́kọ́ ogun àkọ́kọ́ náà pè àkọ́kọ́ náà pé yẹmọ jẹun lọ yẹmọ jẹun lọ ayé nínú Ramadan tó bá ti gbẹ́lẹ̀ kejì à àfá ò ní àfá ti máa ń dáwàjú ètò ti dé o tí oníkálùkù ti mọ̀ pé báyìí ló ṣe rí sórí báyìí àbí ó dábẹ́ nínú ẹ̀ ni gbogbo náà ni kí nǹkan láwọn tó wà makhsusun lè lè ashya ukhra lè àṣíyá ọ̀kọ̀rọ̀ ó mọ́ dákí nǹkan létò pé òkè ilé wà ilá ilé wà ilá ilé tó jẹ́ ìtànà bá lídà yà lọ sójú ogun sallallahu alaihi wasallam annabi wa yóò àfi ẹnìkan yóò fi ṣe imamu wọn pé yá ìwọ ni ó lídì wọn in sakata hada fa hada tẹ́lẹ̀ bá ṣubú ìwọ mú tẹ́lẹ̀ bá ṣubú ìwọ lídì wọn ó ṣẹlẹ̀ rí níbi ogun kan annabi ni àwọn mẹ́ta Khalid bin al-Walid radiyallahu anhu òun ló padà wá rí manivir àwọn ọmọ ogun afẹ́rí ibi tí nítorí wálé wà ílá wọn bá ní ilé tí gbogbo àwọn tí wọ́n lọ sí ojú ogun jẹ́ ni so al-muhim hatta fi safar hatta fi safar hatta fi safar tẹbá lọ lórí ìrìnàjò èyí ó ní àmẹ́bì safar àmẹ́ta lá nírìnàjò ah, ẹ̀yìn ni àmẹ́bì safar so gbogbo tẹ́ni bá ti sọ yẹ̀dìzámùná lókìngbà tó bá ti tààlákọ̀ mọ́ àsáfàrì ẹwù ah, tàbá ti dé kí ní ibi tó ti máa ń dúó jẹun ní sí àdìbí ọ̀yọ́ òun àdó amúrùgbé àníjú ẹmọ́ ẹjá lọ ó ti tán àdó náà nù kò sí tó fẹ́ ṣe sí eh, kí ní ká ṣe afẹ́ lọ tọ́ bẹ́ ara tàbá déwájú látọ̀ lọ tọ̀ ó mú mara náà ní kò sí tó ṣe sí <laughs> tó bá ti tà á lákọ̀ mọ́ àsáfàrà àmọ́ mo fẹ́ gbé kọ́ àwọn ògbúrọ̀ gbé kọ́ àárọ̀ eléyìí oníṣe kẹ̀lú èrò lára kẹ́kọ́ pẹ̀lú sáfàrà àmọ́ fẹ́ kàtíra ara mọ́ kàtíra àárọ̀ èyí ò kọwọ́ in tó bá ti ń ṣe pẹ̀lú àwọn ṣòhún gbogbo so because khilaf man sábà ṣe láàrin àwọn èèyàn nefman ni pé hukmu alhakim yarfa ul khilaf táwọn iṣu bá ń ṣẹlẹ̀ ẹ elé lóní elé kọ́ lóní tí olórí bá ti sọ̀rọ̀ bim khilaf ti kó mẹ́ kò sí khilaf mẹ́ yelzamuka qawluhu yelzamuka qawluhu kò sí tẹ́wẹ́ ṣe sí mẹ́ ẹyẹ báyìí àbí ha níbi because àìṣẹ́bẹ̀ fanfa ó kàn máa lọ kò nǹkan òsì ní létò oníkálùkù sì máa bìlífì pé kíni gbogbo alájọ níṣe fa gbogbo alá níṣe islamu fàyí mọ́ gbogbo oníkálùkù sáà bìlífì gbogbo alá níṣe gbogbo akọ́lá máa níṣe ló fi jẹ́ pé kí náà ń pè kí nìdí nìdọ́mù yí wa an yakuna lahu ra'ayi ìnìdọ́mù ifá ilẹ̀ fún gbogbo ẹni tó bọ́sà ti wò bóyò ní ẹnu a ó sì lórí kan tẹ́gẹ́ bí atẹ́bá nípa ìwọ̀n ọpọlọ bí a fóòmù náà kó sínú rẹ̀ náà òun náà believe pé I have the freedom and right who told you have the freedom and right I have the freedom and right to speak I have the democratic right ọlọ́run ti ẹ̀sẹ̀ tó ti yẹ báhùn kìkín ṣe alhaku ashari innama huwa alhaku ademokratiyyul kufri láti sọ̀rọ̀ láà islam fàyè gbà hátà ní ibá ṣe yìn olórí ṣe ìbá gbà alámi right àti ma yìn olórí hey it is my democratic right to choose anyone I like to choose anyone I choose anyone you like kò ló ń bá mi sọ láàká ìwò ni wọ́n ní èyàn tí ò lè sọ̀rọ̀ family meeting tọ́bá ń ṣe family meeting kò lè sọ̀rọ̀ bá ìgbà family meeting tọ́bá ní pé káàkiri mọ̀ mú àwọn ideas wá tọ́bá ní pé ah, lọ́ra pẹ̀lú wá lọ́ra wọ́n lùkọ́ lọ́ra kókì wá yóò sì fèyí sí fún gbogbo àwọn tó wà ní family house ní ọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ tó bá yá èyí tó bá yá fi sọ̀rọ̀ ó yà ní kó mọ́ fánù kó lọ́mọ fẹ́ lórí ẹbí lọ́mọ fẹ́ fánù lórí ẹbí kò lè sọ̀rọ̀ family meeting ó wá fẹ́ sọ̀rọ̀ ní Nigeria masala ẹgbẹ́ nǹkan ṣe wá àwọn nìdọ́ọ̀mù tá ń lò yìí nìdọ́ọ̀mù tí ò lè tó nǹkan kan ní nìdọ́ọ̀mù tó tako common sense nínú Islam báyìí lórí àwọn àwọn tó rí wọn pé tẹ́sìn yé wọn a tó ju wọ́n tó nǹkan àwọn ni wọ́n jòkó kódà ní mọ́jú mẹ́ta lọ wallahi ó sì decide gbogbo Nigeria bẹ́ẹ̀ni kódà ní mọ́jú mẹ́ta kódà ní mọ́jú mẹ́rin lọ kódà ní mọ́jú márùn lọ wọ́n jòkó kí òkè kí ló ń ṣẹlẹ̀ inú ìlú ìwà ẹ̀kányà ilé ẹ̀jẹ́ ká ilé ìwọ̀lọ́jọ́ lórí yóò jò lórí fáwọn náà ni ó àmáhùn tó rí wọ́n pé náà mọ́ ń chúùsì irú Islam fẹ́ kí nǹkan kó jẹ́ pé ètò ma lọ ètò ma lọ ló fi jẹ́ pé ẹni tó bá lè ṣètò nǹkan àbí tó bá mọ̀ nípa mas'ala kan jù òun lànàbí ma ń tì sí sallallahu alaihi wasallam irrespective of àwọn features mi nílùú kọ́ ìmúwa nínú kínàgbé nínú ìkànnínú àkútùbù wọn pé kí ni reason tí ànábì fi wáyé Khalid bin Walid gẹ́gẹ́ bí general àwọn ogun mùsùlùmí ọmọ ogun mùsùlùmí ń gbà yẹn àwọn Sa'ad bin Abi Waqqas ti wà níwájú àwọn Sa'ad bin Abi Waqqas ti gba Islam láti bẹ̀rẹ̀ àwọn Ibn Mas'ud bẹ́ẹ̀bẹ́ o àwọn Abdurrahman bin Auf bẹ́ẹ̀bẹ́ o a wọ́n pọ̀ báhun àwọn Talha bin Ubaidillah àwọn Zubair bin Awam bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ bámú níwájú Khalid tó wá gba Islam tí ò tí tó ìgbà mélòó Khalid sì ń bẹ níbi ogun Udufa tó gbà Mùsùlùmí jà ó sáàmù ogun rù lẹ́yìn Madina nù ogun Badr ogun Hud khalidi sí wàmí títí bá musulmi jà lọ́wọ́ ó sì gba Islam before al-Fath Ànábì sì gbé Sayfullah ipò bóyá ìdá ọlọ́run ìwọ anta Sayfullah àwọn ọjọ́ ń gba ara o ó sọ àfi ilé ìdíkíní rárá wọ́n mọ̀ ń èèrè tábàrùn ìpítà lúlé kí sí pé àníwà ní kó yá ah, ẹ̀yìn sàábọ̀ yẹ wá ẹjá vote vote kí ni ìjẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ àwọn ṣe kí àwọn ráàyù tó bá ti wà sẹ̀dídà àbí sẹ̀dídù olè yóò ṣe kí ni olè yóò mú kìkí ṣe ráàyù àwọn tí wọ́n pọ̀jù kódà àwọn tí wọ́n pọ̀jù bá wà aláàfíláfíláàlì nígbà tó di táìmù rídà ní táìmù Abubakar Siddiq radiyallahu anhu Abubakar nìkan infarada bi ra'yihi wọ́n dárú pẹ̀lú ráàyù wọn kí ni ráàyù yẹn kò yìí báwọn ènìyàn yìí jà títí tí wọ́n fi kírùn tí wọ́n fi mọ̀ yọ zaka padà ma anna sahabata ridwanullahi alaihim dhahabu madhhaban akhar àwọn sahaba yóò kú lọ madhhabu mi pé yá ah, rárá inú ìjà ti bá ní abúbákì ní pé ẹ̀ eh, kò sí tẹ́bẹ̀ àníjà ẹ̀yìn bá ní ìjà ní sẹ́yìn sahaba yóò padà padà sí bí ọ̀rọ̀ ìgbà abúbákì ah nẹ́fẹ́ mọ́ ní pé ọlọ́wọ́ fi abúbákì ó fi séfẹ̀ẹ́sì ní táìmù àwọn rítà tó tó máa lọ fi àwọn asáàbù rí dálẹ̀ ní gbogbo àwọn fòtò hátùn ìsìlámí àtẹ́padà ń rí ẹ̀ lérí má wọ́n ti wó ìsìlámù láti nú látilẹ̀ Abubakar rí pé àfi ká kọ́kọ́ wó ilé ìdánù náà táà bá wó kìíní kò sí sọ́sẹ̀tì kankan kò lẹ́sí bí tán lọ wọ́n wá fèsì wọn wọ́n bá wọn jà ní yamama ní ní Banu Hanifa ni àwọn èèyàn Musailamatul Kadhdhab ni àbáwọn èèyàn Sajaha ni àbáwọn táwà ní Ahadramawt ni ní Yemen ní Oman wọ́n kọ́kọ́ bá gbogbo àwọn asáàbò rí dán wọ́n kọ́ bá gbọ́njà pàgbọ́n dànù náà wọ́n wá unify àwọn mùsùlùmí padà sábẹ́ khilafa abubakiri as-siddiq nígbà ní àwọn futuhat wá bẹ̀rẹ̀ àwọn bá fi tán lọ sí kíná ń pè even kọ́bùlà tààlì kan mí ti bẹ̀rẹ̀ àwọn tán lọ sí persia conquest islamic conquest ti bẹ̀rẹ̀ lódi pé izu islam bẹ̀rẹ̀ sí ní máa so allahu <laughs> tí ìzò wà àwọn àsìkò náà ti kọjá okùn kọ́ lọ́bàwà àádà rẹ̀ lè ní bọ́lọ̀ sí àádà rẹ̀ lè ìsàbìlì intikhabati al-ghawra'iyya àwọn bí àádì kírágbé al-mudaharat kìí sí pẹ̀lú àwọn protesti vóòtì lápálẹ̀ ìtẹ́ ń lọ káàkiri tẹ́ẹ̀kà lọ ń lè táwọn ẹlẹ́gbẹ́ àwọn tàbí gbogbo ẹ̀sìn wọn ẹgbẹ́ làwọn fi ń ṣe ti wọn ẹgbẹ́ kìíní kan ẹgbẹ́ kìíní kan ẹ̀dà ká máa ṣẹgbẹ́ ewo lẹ́gbẹ́ òsì tẹ́ ìsinmi rẹ̀ káwọn ìmọ̀ ṣẹgbẹ́ ní ẹ̀sìn ewo lẹ́gbẹ́ tá ń lẹ́gbẹ́ ọlọ́run gbogbo ajẹ́ yọ̀kan lábẹ́ súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yìn dẹ́gbẹ́lẹ̀ ẹgbẹ́ kìíní kan ẹgbẹ́ kìíní kan ẹgbẹ́ lè ẹgbẹ́ lè lámì orù tiẹ̀ ẹ̀ ṣe ẹ̀ ṣe lámì orù kan ibi tẹ́tùmọ̀ pé kìí ṣẹ́sìn làwọn ilẹ̀ fẹ́ ṣe nù ẹ̀ ṣe lámì orù ẹgbẹ́ ẹgbá ẹgbẹ́ kìníkan ẹgbẹ́ kìníkan di kìníkan muslim kìníkan ẹgbẹ́ kìníkan kìníkan ẹgbẹ́ kìníkan ẹ̀yí ṣe ń lámìírù kan iléwà lámìírù tí ẹ̀ àmìírù tí ẹ̀ àwọn ẹgbẹ́ ṣe ń ṣe nǹkan tí wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ kìníkan láwa sẹ́wọ̀n pàán kìní ló wíkì islam ẹgbẹ́ wo ni abubakar bin ọjọ́ àti umar ẹgbẹ́ wo ni uthman àti ali ṣé kẹ̀kí ṣe súnà nẹ́bà muhammad wọ́n tẹ̀lé sallallahu alaihi nínú gẹ́gẹ́ súnnà ohun tó lè unite wa náà ni ojú ọ̀nà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam because a lè panukọ̀ lórí àwọn ojú ọ̀nà yòókù ojú ọ̀nà amọ́dá Tijani láwà máa rìn ní ìwọ̀n rí odè mi ò lè rìn amọ́dá Tijani gẹ́sì bẹ́ẹ̀ kó gan ní ojú ọ̀nà anẹ́bì ní sallallahu alaihi wasallam ìdàn ojú ọ̀nà tàti lè rìn tàbá fẹ́ kí ìzù yìí padà wá fún wa àti kúwà yìí àti haiba láwọn usur al-usur al-mutaqaddima àfikà padà ila al-amr al-atiq wa sunnatu rasulillahi sallallahu alaihi wa alihi wasallam fala'allana na inda hadha al-hadd insha Allah wa nawasil min huna fima ba'd hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum ورحمة الله وبركاته